Ewì lórí Ìbàdàn. Ìbàdàn, ìlú ẹ̀bá ọ̀dàn, olú ìpínlẹ̀ Ọ̀yọ́, ìlú àwọn jagunjagun, ìlú Lágelú àti Olúyọ̀lé, ìlú Ìbíkúnlé òun Ògúnmọ́lá. Ogun kò kóbàdàn rí, Ìbàdàn ló kó gbogbo wọn yéye, ìlú tó gbe àlejò, tó gbe onílé ìbàdàn ló fẹ̀ fẹ̀ fẹ̀ tó kọjá mọ́níyà lọ́nà ọ̀yọ́ títí ó fi dé ọmí àdìo lọ́nà abẹ́òkúta onídùndú lọ́nà ifẹ̀ àti onígàǹbàrí lọ́nà ìjẹ̀bú ìbàdàn ìlú ológun lọ́gọ̀ òrùlé elérò ènìyàn bíi èṣù yako bẹ́ẹ̀ débàdàn ẹ bá mi kí wọn lọ́jà òjé lọ́jà aba dùgbẹ̀ Atalẹ́ṣinlọ́yẹ́ Òǹgbági tuntun níbi tí wọ́n ti ń ṣe kátàkárà tówó ti ń wọlé sápò ìṣòwò ní pẹrẹu. Olúbàdàn mo ṣe ọ́ ní kábíyèsí, ọba ìlú Ìbàdàn. Mo gbóṣùbàǹbà. Ìlú olókè púpọ̀ lẹ́bàá ọ̀dàn. Òkè Àdó, òkè Màpó, òkè Ààrẹ, òkè Sénì òkè bọ́là òkè bíòkú òkè ẹlẹ́yẹlé òkè ìbàdàn òkè ìbàdàn dákun gbè mí o bí o ti gbé ara iwájú o ẹni tó fapá ṣe fẹsẹ̀ ṣe nìbàdàn gbè n ó ṣàṣekára ní tèmi o ewì láti ọwọ́ ọ̀jọ̀gbọ́n adédọ̀tun ògúndèjì.